أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر so sura ta katai una ne suratul kauthar so kin to kawo nínú tafsir imam as-sa'di rahimahullahu ta'ala eji kawo díẹ̀ nínú fathul qadir títí ash-shawkani rahimahullahu imamu shaukani wani wahiya makiyatun min qawli ibn abbas na radiyallahu anhuma so a man sọ pé àwọn súwárù ƙùrán àwọn súwárù tọ́lọ̀n sọ̀kalẹ̀ ní ƙùrán imma kó jẹ́ makiyya kó jẹ́ kọ́lọ̀ bá maka àbí kó jẹ́ madaniyya àbí kó jẹ́ súwárù madina so ibn abbas radiyallahu anhuma àwọn ní maka ni ọlọ́n ti sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wàlìkẹ̀lìbí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni alkẹ̀lìbí zakumọ̀ naam wọ́n ni wà mọ̀kọ́ọ̀tìl àti mọ̀kọ́ọ̀tìl tabagbó ibn abbas alkẹ̀lìbí mọ̀kọ́ọ̀tìl nínú àwọn mufassirun wa madaniyatun fi qawli madaniya da ni ní ọ̀rọ̀ alhassan wa ikirima ay alhassan albasri wa ikirima wa mujahidin wa kọtada àti mujahid àti kọtada so àwọn gbà madaniya ni súrọ̀ wa akhraja ibn marjawayi an ibn abbas wa ibn zubair wa aisha annaha nazalat suratul kauthar bí Makkah wọ́n ní so ibn magdawaihi àwọn gba ìgbàwá láti lọ́dọ̀ ibn abbas ibn zubair ayi abdullahi ibn zubair àti aisha so ọ̀dọ̀ àwọn sahaba mẹ́ta na ti gbàwá pé Makkah ni makiyya ni ta ni alákọ̀ọ́kọ́ ibn abbas ibn zubair aisha dẹ̀ nínú àwọn tabi'un alkalbi muqatil aha so but madaniya lọ́dọ̀ ta ni alhassan hassan al-basri ikrima àti mujahid so ó ma ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí khilaf ma ń wà láàrin àwọn oní tafsiri pé ibùnà ti sọ sura yìí kalẹ̀ sí makka ni àbí sí madina ni kódò mọ́ láwọn sura mi tó sì pé àwọn mufasirun ni la'allahu nuzila bi makka abil madina yóò bí ó sọ̀kalẹ̀ makka àbí kó sọ̀kalẹ̀ ní Madina ìgbà míì sì wà ní jùzù súrọ̀ kó sọ̀kalẹ̀ ní Makka jùzù yóò kó sọ̀kalẹ̀ ní Madina nínú áyà yìí gbogbo áyà yìí madaniya ni afẹ́yọkayi àbáfi méjì tó ń sọ̀kalẹ̀ nígbàtí wọ́n wà ní Makka so imam Sa'di rahimahullahu ta'ala wani yaqulu Allahu ta'ala li nabiyyi Muhammadin sallallahu alaihi wasallam mọ̀mtánnan alì ọlọ́bàá subhanahu wa ta'ala sọ fán nàbí rẹ̀ sallallahu alaihi wasallam dan tin ṣe imtinan kinan kini imtinan mọ̀mtánnan alì yìí ọlọ́ọ̀sọ̀ ní Qur'an wa la tamnun an hadakum lil iman ìtumọ̀ alimtinan oníkíkí ma dákọ̀ minna

stake here ẹmọ́ ma ṣe mọ́nù fáwọn èèyàn láti lè jọ ẹfẹ́ gbá nǹkan tó pọ̀ lọ́dọ̀ wọn àdẹ́yẹ mú nọ́nà àlékà al-aslamu níbi súrọ̀ yẹn àwọn apákan nìkan gba islam àwọn tó wábìlì gbá ṣe gba islam yẹ̀wò àwọn ní right sáwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n rẹ̀ mọ́ ṣe tìnánù fáwọn nẹ́bí pé à ẹ fún so islam tó ń ṣe kèése kó ń ó tún wá di pé ah, ẹgbà tí wọ́n tún ṣe Islam báyìí o ẹgbùdó àmọ́ tọ́jú mi báyìí ni o kí ní ìdẹ̀ máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ apá kan nínú àwọn tó jẹ́ àwọn rivati tó gba Islam ẹgbẹ́lómi yóò Islam fún di Christian padà because ẹ̀lẹ́ ń bí Islam yẹn kọ́ o ẹgbùdó mọ́ tọ́jú òun ẹgbùdó mọ́ fún lóúnjẹ ẹgbùdó mọ́ fún lómi ìjọ́tẹ̀ ah, Christian padà ah, <laughs> ọlọ́ọ̀bá ló ṣàánú rẹ̀ tẹ́lẹ̀ tó fi ọ́ sójú ẹ̀nà Islam so èyàn kí ń ṣe bẹ́ẹ̀ so àmọ́ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní ma ń ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀má ń ṣe bẹ́ẹ̀ dáadáa ima ń ṣe bẹ́ẹ̀ nínú Qur'an fáwọn nẹ́bí ọlọ́wọ́ba hmm? alam yajidika yatiman imtinanu nani wa wajadaka dhallan wa wajadaka ailan so gbogbo ẹ̀ ọlọ́ọ̀má ń káùntì ní àmù fáwọn èèyàn bọ̀kùtọ́ ìmọ̀síbá ìfọ́ ìmọ̀síbá ìfọ́ ló fi jẹ́ pé ẹlòmí lè wá ní ah, ẹwà wọ́n ráwọn ọ̀rọ̀ mí lọ́dọ̀ àwọn apákanú àwọn bí àwọn sọ̀hábà àbí ọ̀rọ̀ àwọn àfá tí ó mọ̀ rí bí pé ṣe yàn ń sọ pé èmi mo ṣe nǹkan báyìí ni ṣe yàn ń but ṣẹ́rí ìtumọ̀ tí àwọn ọ̀rọ̀ ẹmọ níbá àfá ṣe mọ́ ń ṣàlàyé òyìn wípé tó bá jẹ́ mọ̀kọ́ọ̀mù tó ṣe pé fáídà tó lágbára wà bí kéèyàn sọ nǹkan mí nìkan bí mẹ́sàlán ọ̀rọ̀ wá látọ̀dọ̀ sáàdín àbí wakọ́s radiyallahu anhu kí wọ́n sọ̀rọ̀ níbi kan jọkan so wọ́n padà wà forced because wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn pay attention sọ̀rọ̀ tán sọ yẹ àgbọ́fẹ́ ma dánù pé bí pé ah, <laughs> tani wọ́ àbí kíníkà ah, ó ní ana awwalu man rama fi sabilillah ìmọ̀kọ́kọ́ jù ẹ̀ẹ́ à ẹ̀mọ́bìnrin ẹ̀pàá rúbà lẹ́wọ́n ah okay ah okay sir okay okay okay clear version ṣe bá yàrí but tí ò bá sí reason kò sí téyàn fi mention àwọn ni'am because ní ìmọ̀ ẹgbẹ́ ìwọ́n fẹ́kọ́ ló ṣe fẹ́ nìyẹn ní sí báyà láti báyìí fọ́ yọ́rọ́ ìwọ́kọ́ ló ṣe ìwọ́kẹ̀ jẹ́ sábàbí ní kódà ó yẹ kó mọ́ dúpẹ́ fọ́lọ́run ìpọ́lọ́wọ́ bá ṣe ń sábàbí láti lè ṣe oríire fẹ́ nìyẹn because bí wọ́n ṣe jẹ́ sábàbí yẹn ìwọ́n gba ládántì yẹn àmọ́ ọ̀kọ́ ló ṣe kìíní yẹn ọlọ́run tán sọ kódà wọ́n bọ́ síbẹ̀ kò gbalada because tó bá sí ń bẹ̀ kí ní ẹni ò ṣe kí ni yóò lè sí ṣẹlẹ̀ náà so Allah bá wọ́n sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam mumtannan ay <clears throat> inna الذي من جملته ما يعطيه الله لنبيه صلى الله عليه وسلم يوم القيامة من النهر الذي يقال له الكوثر wani ìtumọ̀ rẹ̀ ní pé alkauthar ìtumọ̀ alkauthar àwa ni ọlọ́ni inna dájúdájú àwọ ọlọ́wọ́ ọba inna nínú kéw inna òun náà ni ìnànà bọ̀ wọ́n mọ̀ wulẹ̀ yọ núnù tọ́kù ń bẹ́ wọ́n wá tí gbogbo ìsinú ọ̀rọ̀ yíwà di iná tí ó bá yà bí ìtumọ̀ ní pé iná nǹkan méjì ló sínú iná àti iná mẹ́rin abẹ́ẹ̀kọ́ iná kí harufu kí harufu nasbin wa harufu nasbin wa tawkidin síbẹ̀ náà ni sáàgbàá kádẹ máa kú sí ògúnfò rọ́fìn ẹ̀dàkìtà lè fún láwọn ògúnfò rọ́fìn ẹ tó bá lè fún mi falahu jaiza inṣáàlá ẹ̀dàkùn mọ́lá a máa nídi epo kípo yìí lè bá tó wá ṣe dẹ́rẹ́ sí wákẹ́ ẹ̀dàkùn a máa nídi epo ọya wọ̀kọ́ ya wàlíwàlí ọya ògúnfò rọ́fìn tàlẹ́ fún wa ẹ̀ kéwú ni tà gbàtẹ́ ti lẹ́mọ̀ ẹ jẹ́ ká fi òrógbò àwọn so inna inna àti náàni yẹ so tàbí bá ṣe ìrọ́bù náà yẹ afọ́wẹni tí ó bá ti kéwú díẹ̀ àbí tàbí bá ṣe ìrọ́bù inna a'tainakal kawthar ẹni tó bá lè ṣe ìrọ́bù ìrọ́bùn à ẹ̀fẹ́ gẹ́gẹ́ ìzàwánù ẹjìn tàbí mọ̀mọ̀ ẹmọ́jẹ pàwọn tí ó lè tè gba ẹ̀yìn lẹ́yìn tí ẹ̀yìn tètè ohun so ẹ́ṣẹ̀ ìrọ́bù iná àtọ́ iná kàlìkáútàrì ọya iná ẹ̀hẹ́ harfu nasbin wa tawkidin eh oke. nune ewu mbe se nune ewu. du domir ẹ̀hẹ́ domirun mutasilun ẹ̀hẹ́ fi mahalli nasbe kí wá ní ọjọ́ bọ́n ah, ìntẹ́sọ̀lẹ̀ ní fi mahalli ismi iná èmi ò rí rọ́bì yìí fi mahalli nasbin ismu inna wọ́n wà lọ́nà àbí ṣe wọ́n kí sọ́nù ọya àtọ́ iná ká wọ́n ni àtọ́ lẹ́nṣàbí àtọ́ iná okay so àtọ́yíná is a verb àbí wọ́n ti gbìyànjú tó kẹ́lẹ̀ bá wá sí ẹlẹ́wàbẹ̀ níbi àtọ́yíná abú afáfọ́ hmm? ẹ́ tọ̀bí alá àtọ́ àtọ́ àtọ́ ṣẹ́kàgbà bẹ́ àtọ́ ṣẹ́kàgbà hmm. ṣe àtọ́ àbí àtọ́ yìí <laughs> ó ti yíwọ́ mo ti gbọ́rọ̀ rọ́bù mi àtọ́yí na wọ́n ni mẹ́bìnì yìí alásùkún lè ti sọ́lì yìí bìdọ̀ mẹ́rẹ rọ́fí almutahamrik ẹ continue ẹ continue àtọ́yí ṣe náà ẹ̀lẹ́ ṣe ní ìsẹ́ àbí is it the now you did now na okay ó yá ká ǹkọ́ domirun ẹ̀hẹ́n domirun mutasilun مبني على الفتح في محل أه. مفعول به أه. مه. ẹ̀dàkùn ẹ̀kọ́kọ́ ní kọmọ̀fóònù bí i tí èyí wà ní àtà nínú ṣe tẹ̀kìdìm àti tààkìrì èwo ni maf'ulu bihi ní ètò tukọ méjì báyìí èwo ni maf'ulu bihi al-awwal èwo ni maf'ulu bihi athani bóòlẹ̀ sí kí ló tó fi jẹ́bẹ̀ so ní kọ́ìdà kan nù kéwú ẹfẹ́ ẹ̀pùn ni kò sọ̀rọ̀ láì ẹgbẹ́ àbúlà ẹbẹ́ ṣe ní wọ́n ti ṣe débì kan ẹgbẹ́ mẹ́ ara iṣẹ́ tó ti pa ẹ̀fẹ́ parí iṣẹ́ tó ti <laughs> ẹ parí iṣẹ́ ìfẹ́ra yìí ẹ̀dọ́kùn ìpínlẹ̀ fífẹ́ ní al-awwal tàádẹ̀ ìlàmọ̀ fòrò lẹ́yìn kí wá lẹ́lẹ́kejì kí ló tẹ́ fi gbé káùsàrì sákọ̀ọ́kọ́ tẹ́ fi gbé káàfù sẹ́kẹ̀jì mo fẹ́ kéwú ni o like mo fẹ́ iná àtọ́ iná ká ẹtí kọ́kọ́ kan ká yẹn kẹ́ tó padà kan alìkáùsàrì so bẹ́ẹ̀ sí padà wá gbé káùsàrì sí mọ̀fúnlúmbì yìí àkọ́kọ́ yẹn kì ní ẹ̀yẹ àbí ó lè ní kọ́ ìdànú mọ̀ tí yóò tí tí yóò ah sí bẹ́ẹ̀ lẹ́sọ́ That is how it is done. Kí ní ti pọ̀jù? No, ibẹ̀ ìjútà yẹn jùlọ ẹ̀yẹn náà ni. Sọ níwájú, kí níwájú tẹ̀tìdé mú Kauthar Alalkaf? Fólbí ìlà. Ok? Ẹ̀hẹ́? Ẹ̀hẹ́? Waljumlatul fi'liyatu fi mahalli rafi khabaru inna. سبنان من عنده إعراب يخالف هذا إعراب يخالف هذا الإعراب في ما في نمشي إن شاء الله نعم so but كين ثم الكوثر أسمع أعطى شري أعطى فعل ثم فن نعم يتعدى إلى مفعولي آه، شو قلت with your life, with your life, not understand today. wọ́n ni kí ni túnmọ̀ alkautar alkautar alkhairu alkathir ní tọ́kọ̀ ni alkautar alkhair alkathir da àwọn dáadáa tó pọ̀ gan walifadlul gozir àtàwọn ọlá tó pọ̀ gozir ní tó pọ̀ náà tó wà gozir tàbá ní ma'un gozir ojú ojú ọrọ̀ ah, omiyíwa gọzír aikafir alẹ́dì min jùmlá ti hì nínú jùmlá àwọn khoyir tọ́lọ̀bá fún annabi sallallahu alaihi wasallam ma yu'tihi Allahu li nabiyyi sallallahu alaihi wasallam yawm al-qiyamah min an-nahr alladhi yuqalu lahu al-kawthar wọ́n ní tọ́lọ̀bá fún annabi sallallahu alaihi wasallam wọ́n náà ni odò tán pè nahrun yọmọlì kìyàmà nam imam eh, shaukani àwọn mọ́rọ̀ kan bí wani wa zahaba aktharul mufassirin kama haka ulwahidi ila annal kawthar narun fil janna wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mufassirun nínú wọn alwahidi alwahidi sahibu azwabi azwabi nuzul wọ́n lọ sí bí wípé alkautharu odò kan ni nínú aljanna wakil àwọn mí tún ní huwa haudun nabi sallallahu alaihi wasallam fil mawqif òun ni haudu annabi náà na ń pè ní kauthar ní mawqif ní yawm al ibi tó ṣe pé yashrabu al-muslimuna minhu wa man shariba minhu a fala yathma'u abada fàlá yẹ́dùmọ́ ó bẹ̀dà ẹni tó bá ti mú nínú omi yẹ kò ní ṣe kí ni kò ní gbẹ̀ǹgbẹ̀ mọ́ láyẹ́dùmọ́ ó in tó wá fún ní pé ànábì wà rí táwọn màláíkà tí wọ́n lé àwọn ẹnìkan kó mbibẹ̀ yàrọ̀ bá dọ̀n náà yẹ̀tọ̀rọ̀dùn màláíkà min Ikrima àwọn ní al-Kawthar an-Nubuwwah ẹkàn máa wọn ọ̀rọ̀ yìí ni èyí tàbí tọ́kọ́ sọ náà ni ọ̀rọ̀ but Imam Shawkani rahimahullah nínú tọ́mọ́ sí ní Fathul Qadir ni pé mas'ala kan wọ́kà wọ́kọ́ different aqwaluwa but Imam Sa'di rahimahullah la ya'tari ila dhikri hadhihi al-ashya' ṣe bá yàrí àwọn sọ àyíkọ́ pé ó tàhásọ́lá níbi gbogbo alhassan ni al-qur'ani ni alhassan bin al-fadli àwọn ni tafsiru al-qur'ani ni wa takhfifu shara'i'a àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀rọ̀ tó wà lórí ẹ̀ èyí tí a fẹ́ lò ní àti lò ń bẹ̀rẹ̀ pé al-kawthar huwa al-khayrul kathir odò kan sì ní nínú aljanna wa min al-hawl nínú rẹ̀ náà ẹlẹ́ ṣe ìtìlákùn lórí káwọ́sẹ́ ipò odò kan nínú jẹ́nà ṣe báyìí àbí àhá ok afwan in tí mọ́ sáàdì ń sọ ní pé haudu ni haudu làwọn pè tí wọ́n a túlùhù ṣahar wà arúgbù ṣahar bí square ló ṣe rí rínrìn lọ sí lẹ́ntì ẹ̀ oṣù kan lè yóò fi rìn lọ sí brẹ́tì rẹ̀ oṣù kan ni ẹ̀ imagine bódò yóò ṣe tóbi tó tí yóò fi oṣù kan tí yóò fi rìn ma'uhu ashaddu bayadan min al-laban omi rẹ̀ funfun ju wàrà lọ wa ahla min al-asal ó sì dùn ju oyin lọ aniyatuhu kanujumi sama'i fi kathratiha wa istinaratiha àwọn kọ́pù rẹ̀ ife tí yíò mọ̀ fi mumi tó wà ní ìtibébé odò yìí ó pọ̀ gẹ́gẹ́ bí àwọn ràwọ̀ tí Eh, ní pípọ̀ wà sí náà rọ́tùwà àti bó ṣe ń tàn bó ṣe pọ̀ ẹwù nǹkan méjì ló fi jọ àwọ̀rẹ̀ wọn ní sẹ́mà àkọ́kọ́ kẹsọ́rọ̀ ẹ̀kejì ìstìnárù bí ó ṣe pọ̀ bí ó ti ṣe wá máa tàn man shariba minhu shurbatan lam yadhma ba'daha abada ẹni tó bá lè mú gẹ̀ẹ́ kan bẹ́ wa ta'ala ممن يشرب من هذا الحوض وممن يدخل الجنة نعم. ولما ذكر منته عليه أمره بشكرها اي ولوبا نيمبا تولو واسو غبا أنك انغا سيبا فوني الكوثر إنا اعطيناك الكوثر اولو وان با نبي لا سيبي ما وا دوبي لوري نتا ولوبا ọlọ́wà ní fasalli li rabbika walhar imam sáàdì ní khassohataini al'ibadataini bizikir li annahuma min afdolil ibadat wa ajallil qurbat ọlọ́wà ní fasalli li rabbika walhar asọ́lá oní asọ́lá tamanki wa badaniyatun jasadiyatun ìbádà ta ma ń fi ara ṣe ni amma nahar oníkájú nǹkan rahiya ìbádatun maliyatun so ó ní ọ̀rọ̀ wa mọ́mọ̀ dákọ méjèèjì li annahuma min afdolil ibadat wa ajallil qurbat nínú àwọn ìjọsìn tí fi ń lọ́lá jù àti tí fi ń gbọngbọ́n jù òní méjèèjì yíwa ló fi jẹ́ pé ní ìsinmi ti rí ọlọ́run dákọ̀ sọ̀lá ma annahari lè tó ṣe àdáwó lillah azza wa jal so ibi tó ti ma rí pé nínú àwọn ẹ̀rí wípé àdábò lè gọ́yẹ̀rì láà ṣíríkì ni kaníbà mi fẹ́ ríọ mí mo fẹ́ náwọ́ ni abú ẹ fún mi lẹ́rìí nínú áyà yìí ọlọ́ni fasalli li rabbika wanhar ẹ fún mi ní ẹ̀rí ń bẹ̀ yí pé àdábòhò lè gọ́yìrì láhì ṣírìkùn Okay. Huh? Billahi faqat. Okay. Barna, que é Sultana Kitiki, uma cidade, uma missa de Kitiki, que matou o nome, só o nome do Ondai Barna. Ẹ̀dá, Jazakumullahu khair. ka ha. So, na rẹ̀ pẹ̀lú kí ni, àṣọ́lá. Ṣé sọ́lá sólé kí fẹ́lú mi dẹ́yìn Allah? Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló lè Allah subhanahu wa ta'ala ní ànábì fi ń sọ sallallahu alaihi wasallam pé la'ana Allahu man dhabaha li ghayri Allah igi Ọlọ́run kò máa bẹ́ni tó bá dùn kan fẹ́lómi so ẹlòmínà ni àwọn síwárò ìlú nǹkan fẹ́lómi dẹ̀yìn aláwòló aláwùjọ wa ó pọ̀ nínú rẹ̀ òun ni wípé kan sọ fọ́pẹ́ àbọ̀ sàdúwà kan àbẹ́ẹ̀pẹ̀ẹ̀rẹ̀ ohun ẹ̀rìn ẹ̀ta lẹ́fẹ́ pa fún afẹ́mọ̀

tí ó ń jẹ́ kí lípa kọ́ṣẹ̀ yẹ bá ọ wọ́n mọ́ sọ fún yẹ̀mí ó láwọn nǹkan mìtò iṣẹ́ mìtò bá sátán wọ́n ni ọgbùn ọlọ́pàá jẹ ní o àìjẹ́ bẹ́ẹ̀ nǹkan bá yóò ṣe ọ ẹnìkan sọ fún mi pé ó ní òun ṣe ó ní kò wọ́n fún oníṣẹ́ kẹ́kọ́ ń sáà bí a yálà tí ah, òun sàgbọ́dọ̀ fúfú lóòrán ní kò rà fùfú kò lọ́bẹ̀ yóò ara yóò fi ṣe sàárà bí kẹ́ lọ́nà kó ra kẹ́ wọ́n ní kó fún yẹn ṣe sàárà àìjẹ́bẹ̀ orí ò fọ̀ olúbòsàn lọ lébà wọ́n wùta ẹwà ebi ń pa èmi <laughs> ẹ̀yìn kí n ra àpò bó ń ṣe gba kò because èyàn ti believe nínú kìíní ẹ̀ ó súnmọ́ kó máa fi ìdíkó rí fún ọgbò orí òfò bí ẹ tọ́ ti sọ fún ni pé òkú ó lè ọ à kìníkà kìníkà ẹni tó bá pa òkú yìí àti oró òkú yóò mú àdá àti fi àdá sí ìsàárè rẹ̀ òkú yóò mọ́ ṣe kíní yóò mú àdá yóò dẹ̀ mọ́lé ní ẹ káàkiri ẹni tó pa ẹni yìí tó náà níbi lùbí ẹ yóò mọ́ sákàkiri tó bá ti rí kíní kàbà yóò rùbí yóò kú ni tó wá lè múná lọ iná nẹ́pà lọ nílé báyìí tí ó bá tètè rí torchlight yóò tàrí rí kìníkà bí òkú lójú kìníkà yóò kà mọ́ sábà yìí yóò kà kó sẹ́nu ọ̀bẹ ní ọ̀bí yóò kà gùn ní àárín òkú yẹ̀ sí kìní òun ló pa whereas ẹ̀tìkọ́dù tó ní ní ó pa náà so oni wàlì anna salata tatadammanu al-khudu'a fil qalbi wal jawarih lillah wọ́n ìdí ní pé ìrun táǹkì ó kó sínú ìyẹpẹrẹ ara ẹni kí ọkàn kó yẹpẹrẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn oríkèríkè ara kó yẹpẹrẹ fún Allah subhanahu wa ta'ala wa tanquluha fi anwa'il ibudiyya a so yóò àti gbogbo nǹkan mí tó mọ́ padà kó sínú náà nínú àwọn so sọ́lá ìbádà tó ní agbára ló jẹ́ kí وفي النحر تقرب إلى الله بأفضل ما عند العبد من النحائر gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kí èyàn pa nǹkan èyàn ma fi ń súnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala pẹ̀lú wípé kí èyàn pa ní tí fi ń da kí èyàn pa jù lọ́yẹ́ tí ma fẹ́ pa ẹran iléyá kò tọ́ kí èyàn fi ẹran tójú rẹ̀ ti dà aláwar ẹran tójú rẹ̀ ti dà ẹran tó ti kán lẹ́sẹ̀ ẹran tó ti gbẹ tó ti gò lọ́rùn ẹran tí ò gbọ́júmọ̀ yá rẹ̀ ṣe báyìí àrí àtàwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀bẹ́ nínú àwọn ọ̀rẹ́ tí ò lálàáfíà àbẹ́rẹ́ tí ò rẹ̀ ti tẹ́ ẹwàwọ̀n tàà lọ fi ẹrẹ́ já wọ́n fi ẹrẹ́ mi já pàbá ìwó sì fò dànù báyìí ẹ̀fì rí ìwó imagine káwà mọ́wà àti ẹni tó lẹ́rẹ̀ kejì yẹn kámọ́fúrí gbára yìí ìjọ ìkàmọ̀ sí fáwọn tàbí ṣe rú ìgbàbáwọn nìkan ẹ̀ṣọ́ àmì ẹmọ̀ràn yé orí fọ́ yẹ́ àrí ẹwà imagine àwọn so cruelty ni ẹran tẹ́fì paléyá tẹ́fì sí lọ́wọ́ ọba subhanahu wa ta'ala rẹ̀ tó dín sí game lọ́rùn sàn so èyàn máa ń pa ẹran the best ẹran tí ẹ bá ní òun náà ni èyàn ó pa now wọ́n ni wa ikhrajin lil mal alladhi jubilat nufusu ala mahabbati wa shuhibihi gẹ́gẹ́ bẹ̀ nínú kan tí náhùn kó sínú ní pé owó ta máa fẹ́ sáwọn pẹ̀lú ẹ̀ èyí ó sì kí ni èyí ó ní láti mú jáde nítorí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti ẹgbà ní pé ìbádákún màlíyà هو الأبتر أي المقطوع من كل خير مقطوع العمل مقطوع الذكر ìtumọ̀ al-abtar òun ni ẹni tó ṣe pé gbogbo dáadáa ti gé fún kò sí dáadáa kankan tí ó ṣẹ́kù ní ara irú ẹni bẹ́ẹ̀ mọ́ irú ẹni bẹ́ẹ̀ náà ń pè ní kí ni o al-abtar al-abtar mo ti fàbí tọ́yìb inna shani'aka ay mubghiduka wa dhammuka wa muntakisuka ìtumọ̀ ní pé tó bá ń kó gíra wa nabi sallallahu alaihi wasallam tó ń bẹnu àtẹ́lù ọ̀n tó dẹ̀ ń sọ tó ń dínkù nínú ọlá àti ipò ìwà sallallahu alaihi wasallam irú ń kọ́ al-abtar ay alladhi qad al-maqtu' min al-khayr kullihi òun lẹni tọ́lọ̀ ti gé dánù kó níbi gbogbo dáadáa òun ló jẹ́ kí imam ibn Qayyim rahimahullahu ta'ala ń sọ wípé gbogbo ẹni tí ó bá wà pẹ̀lú anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n rẹ̀ sí anẹ́bì lọ́wọ́ tí wọ́n dó ti anẹ́bì sallallahu alaihi ní ìpín nínú gbogbo ẹni tí bá dẹ̀ ń takọ̀ nígbà Muhammad sallallahu alaihi wasallam tí ń gbógun jà súnnà tí ń gbógun jà àwọn onísúnnà gbogbo wọn ní ọmọ nípin nínú inna shani'aka huwal abtar nínú wọn agba ẹgbà wákawa ibn sa'ad àti ibn asakir wọ́n gbà ní tọ̀ríkù kelbil an abi salih an ibn abbas radiyallahu anhuma qala kana akbar waladi rasulillah sallallahu alaihi wasallam al ثم زينب ثم عبد الله ثم أم كلثوم ثم فاطمة ثم رقية فمات القاسم وهو أول ميت من آله وولده بمكة ثم مات عبد الله فقال العاص بن وائل السهمي العاص بن وائل السهمي òun ló gbajúmọ̀ pé wọ́n sọ̀rọ̀ yẹn òun ni bàbá amru bin al-as abdullah amru bin bin amr bin al-as so bàbá wọn ni wa'il bin al-as bin wa'il as-sahami oni qad inqata nasaluhu ó wá sọ pa nabi pé eh nasalu nabi ti gedanu on on on yu'ayyiruna an-nabiy sallallahu alaihi wasallam bi mauti ibnihi wọ́n wọ́n fa nípa ọmọ rẹ̀ ti kú onáànù onú ẹntọ́mọ̀ rẹ̀ ti kú ọmọ ń pè ní al'abtar ọlọ́wà ní inna shani'aka huwa al'abtar amma fi isnadihi al-kalbi wa huwa kadhdhab wa huwa ish kadhdhab wa akhraja abd bin humayd al-mundhir wa ibn abi magdawihi an ibn abbas wani abu jahali ibn jarir àti ibn abi hatim rahimahullah a ani inna shani'aka ay aduwuka bo almuhim ni pé kullu man hadhihi al-aya ammatun li kulli man yazummu an-nabiy sallallahu alayhi wasallam wa yu'adihi wa yabghiduhu wa yu'adi ashabahu wa atba'ahu gbogbo wọn ní pé nínú inna shani'aka huwa al-abtar sanbi allah subhanahu wa ta'ala kùsì dada fẹ́ni kọ̀ọ̀kan wa la'allana nakifu inda hadha al-haddi insha Allah faliman indahu su'alun aw istidrakin fa istidrakin fal yatafaddal na'am su'al tayyib Is it ibadah? Okay, yes, it's, it's an ayah of the Quran. No. Yes.

àdẹ̀mọ́ sọ pé gbogbo hamdu ọlọ́nìkan ni ó ní bọ̀ àdíkì tẹfà kàyẹ kìí ṣe hamdu ló wà ń bẹ ṣúkùrù ló wà ń bẹ ọ̀bìnẹ́gùnmá fark ìyàtọ̀ wà láàrin hamdu ṣúkùrù sànà àti bẹ́ẹ̀ lọ so alhamdu yẹn ni pé tàbá ní alhamdulillah ay kullu ma so yóò dẹ̀ ní yóò ní mahabba nínú àti at-ta'zim àti al-khudu' name and like hamdi tó wà fún Allah nìkan ni tàbá ń dúpẹ́ nínú Yorùbá ní ìdúpẹ́ náà ni wọ́n rà sí lábá ṣúkúrù ni hamdu ni ti Allah ilé ni alhamdu lè àbílù bàbá mẹ́tẹ̀lẹ̀ ilé ni alhamdu lahu walakin mo mo wá kọ́bálà pẹ̀lú pé mo dúpẹ́ lọ́wọ́ opele ọ̀pẹ́lẹ̀ lásán yóò bá bọ̀ hamdu ni pé àwọn tó ṣe kí Ọlọ́run ni nìkan n'i ma ń ṣe káwá dúpẹ́ fún ba Ọba lórí ẹ̀ Ọlọ́run Ọba nìkan lónìí gbogbo nǹkan tó máa ń ṣe ma fi dúpẹ́ fún fi dúpẹ́ fún Ọlọ́run Ọba fahimtum wallahu a'lam

ìlúgbé hmm? láúlọ́lọ́ tí bá ń ṣe aláàrí fún ma àdàwà dẹ́yìn ìjú ẹni pọ́lọ̀bá gẹ́gẹ́ náà ni àmọ́ sábàbù tí ọlọ́ọ̀bá lò sábàbù tí mo lò tí ọlọ́ọ̀bá fi ṣe kíni tọ́lọ̀bá fi ṣe nǹkan báyìí fún mi ó ní kíni ó ní àdàwáwì ma ní tí bá ń ṣe ọlọ́ọ̀bá ni dẹ́yìn ogun tí mo tún lò yìí náà mi bá ti máa rí ìwòsàn fún nǹkan yìí àmọ́ mistake ni ṣírkùn fi láàbì ni ẹbọ nínú ọ̀rọ̀ ni lùkù bí ọkùnrin ẹ̀sìn Islam wọ́n ni kí ẹ̀wọ̀n sọ pé ah ọkọ̀lọ̀ pé ogun tí mo lò ń ah ọkọ̀lọ̀ pé kìní ẹ̀ dé pé èyàn mọ̀ ṣe nísìbà kìní ẹ̀sọ́dọ̀ ẹ̀lómi Allah láì ní akẹ́lẹ̀mí kí ọkọ̀lọ̀ pé ah wọ́n tún wá gbé kìní ohun sí wájú bó ṣe gbọ́lọ̀ síwájú nǹkan ọ̀ gbọ́dọ̀ tún sọ pé àti

ìyẹn fẹ́ ṣe àdúrà bí fẹ́ gbàdúrà nígbà ilé ikọ́ ìmúkọ́ ìmúkọ́ lọ́lọ́run ti ń gbàdúrà ẹ̀yẹ fẹ́ sàdúrà òkè wọ́n ní sótó ká ma ní wọlá dédé àsìkò yìí wọlá abita àwà yìí wọlá kìnní kan wọlá nǹkan mẹ́sàn-án tí ò ní di mẹ́wàá wọlá wájú wọlẹ́yìn wọ́lá kìní kan wọ́lá kìní kan àtàwọn kàmí tí ò ní kíní tí ò lọ́lá èyí kí fi kíní ẹ̀tọrọ ìntàfi tọrọ náà làwọn orúkọ ọlọ́wọ́ bá tàwọn òròyìn ọlọ́wọ́ bá ọlọ́ni wà lillahi al-asma'ul so àwọn orúkọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala àtàwọn òròyìn rẹ̀ nílàmọ́ fi ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ọlọ́wọ́ mọ́lá pé ni Ar-Razzaq fún mi ní rizik ọlọ́wọ́lá pé ìwọ ni al-Ghaffar fún mi foríjì mi àwọn kí àwọn wọlá nǹkan mi kódà kìkì ní ẹ̀gan lọ́lá ṣẹ́rí ọ̀tọ̀ ní pé nǹkan lọ́lá ọ̀tọ̀ ní pé sí ṣẹ̀rí àwá gbé wá so afẹ́ ní kíní kò lọ́lá ní ìní òlọ́lá à kódà tó bá ní òlọ́lá ojú kèfèrí bí kí ẹnìkà ànábí òlọ́lá ojú kèfèrí nù bọ́ tó kù ní ipa ilé fọlá rẹ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́run só wà nínú tọ́lọ̀ ní a ti tọrọ tọrọ náà ti sọ àwọn tàbí tọrọ fún wa o ànẹ́bí ti sàlàyé fún wa àwọn tánàbí ti fi nǹkan báyìí tọrọ wọlá àná wọlá òní wọlá ọ̀la wọlá alẹ̀ tí ń wọ́sùn wọlá òkè tí ń zè kíníkan wọlá lọ àwọn tó mọ́ yí ọlọ́ ní iye tọ́lọ̀ ni ni ọba ha ọba hù ọba hù ọba hùhùhù ọba ììì ọba àà ọba onílùwò ìlàáhí ọba tó gbọ́ngbẹ́ kílẹ̀gì ọba kọ̀kọ̀ ọba gbangba àríìrọ àlá ala ọ̀run ẹlọ́kọ̀ alágbẹ̀dẹ ala gbede pọ́lọ̀rọ̀ alágbẹ̀dẹ ọ̀gbádùn ní ẹ́ ayára bí àṣá àríkẹjù kan lọ àpẹ̀kẹ́ àṣàkẹrùn gan inú túnmọ́ ní pé ọba tẹ́nu ń dá bi rẹ̀ bí ìfọ́kè mú ọba òkó mí dà òkúmí ẹran ẹni tó nílà káìmọ̀ òkúmí ẹran sílé ẹsí alágbádá aná adàgàmọ́tẹ̀ pa aláwọ̀ tẹ́lé ẹmọ tó ṣẹlẹ̀ ní ẹni yẹ orin ti ma ń kọ ní kí ló rẹ̀ lẹ́yìn <laughs> ah. so ti gbogbo yé mú pé ìgbà tí orin tọ́kẹ́ kan òun náà nùsọ́ rẹ̀ ní kọ́nà lè mú sílẹ̀ fún pẹ́rẹ́sì kò tó ti yẹ because ó kàn lọ copy and paste sí ọfẹ́ islamic ṣe kí ní ẹ̀ nínú àwọn ìjúta mùsùlùmí nílé ni ni kí ẹmọ fílò self-esteem àwọn christian náà ní kí níkan ẹka wọn náà ni ṣe islam ti wá ní kódà in tí islam ti wá mú wá ní pé ká mọ kọ́láfà wọn yehudi àtàwọn nasọ́rọ́ ànábì ni pé ẹfà ò lẹ́ha ẹ fi ohun gbọ́lẹ̀ jùsù ṣàwárí ihun mú báyìí ara mú bẹ́ ẹfí ohun gbẹ́lẹ̀ kọlìfú alimojus ibò mí kọlìfú yahuda wọ́n lọ sọ́rọ̀ ẹnu táwọn yahuda tàbí sọ́rọ̀ mọ́ ni anẹ́bì ò fi kíní kan lẹ̀ nínú táǹsì tí wọ́n sì pàdé bí mọ́mọ́ kọláfàwà wọ́n mọ̀ pé anẹ́bì mọ́mọ́ kọláfàwà ní pé intense ni opposite mùsùlùmí wà mọ́ se wúwẹ́ lélásùn ìkọ́dí lélásùn kóòmì tán sí ní inú Ramadan tó kọjá aláwọ̀ yẹ́sì sọ di concert táwọn obìnrin tán wọ́sọ white tó transparent tán jó báyìí nípa níwájú àfá táwọn àwọn ẹni ọlọ́wọ̀ àwọn wòlíì wọ́n jùlọ báyìí wọ́n fàtàjú báyìí <laughs> àmọ́ wà ìgbà ẹmọ́tọ́lọ́sí máa ń fa ìfàmì náà máa ń fa àwọn wòlíì lẹ́jọ́ kóyìn àwọn obìnrin náà ń jó hóhò wájú yìí wà lọ́wọ́ ní fídíò kẹ́nà tí mo rí bá àwọn mọ̀kúndò láàrin lè fàtàmọ́ láwọn zuhad láwọn yìí àmọ̀kòdó ó sì jùkú báyìí àwọn ẹlẹ́yà sì ń jó bá mú wájú àmọ̀kòdó rẹ̀ àwọn ẹlẹ́yà <laughs> like wọ́n kó sórí stage báyìí nìra àwọn olíṣìn wò wọ́n báyìí <laughs> àwọn olíwèrè <laughs> bá àwọn olíwèrè tẹ́ wòlí Allahu musta'an so èyàn oníbùkátà sí ọlọ́run wọ́lá pé wọ́n ní báyìí wọ́lá pé wọ́n ní báyìí ó ti tó báyìí náà wọ́la la ilaha illallah kò síṣù pẹ̀lú ẹ̀ because ìbádà ni ṣe ìbáyà bí èyí dẹ̀ lè fi ìbádà ṣe tàwásùlù ní ẹsọ́dọ̀ ọ̀rọ̀ ọba wọ́la kí mo mọ́ ń kí wọn ṣe ìbáyà bí wọ́la nǹkan báyìí wọ́la nǹkan báyìí tó jẹ́ ìbádà ọlọ́run wọ́la pé mo mọ́ mi lè mọ́ ka Qur'an ní after islam ti fọ́ ní tó pọ̀ ní ìbádà tó lè lọ pọ̀ gbogbo ìbádà tó ń ṣe fìtọ̀ ọlọ́dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala àdífin bẹnu sọ ìbò kọrí orí báyà rí náà hmm. èyí ta awọ́lá yìí pé ìbádà tó mustamiro náà ṣe báyà rí wala la ilaha illallah wala ilaha illallah ìbádà ما دامت هذه الكلمة عبادة فما في إشكال يسيج بلو الله أعلم دو أولا كان من كان ذلك تركه أولى ديو تقول قد يشتبه بما يفعله أهل البدع أي báyìí olùfẹ́ dẹ̀hùn ẹlùmí lè ọgbà àfáàsúnà kan sọ pé لا láìrẹ̀ àìpé wọ́lá kì nínú òun lè oye báyìí àbí tí owó mọ́dá kí ẹ fáwọn kan mẹ́lẹ̀ wallahu a'lam náà ẹ̀yìn wọ́lá yínà àti iná ìyẹn bídà ní ẹmọ rízì ní rízì ní pé ó fẹ́ oníkàyàn kàínà àti iná ẹni hádà yà múrùn bí díkìrì jama'i ń àmọ́rọ̀ ọdún kíní àdíkìrì jama'i tó bá ti ní wọ́lá kíní kan bí ó yẹ ká nǹkan báyìí so Hmm, bẹ́ẹ̀ni ó tọ̀ tàwásù lè wo <laughs> hmm. ọlọ́run fún lọ́la bẹ́ẹ̀ ni kì í ṣe ìbádà kì wọ́n ṣe ìbádà ni ẹ̀ tó bá ní wọ́lá nẹ́bí kì kí ṣe ìbádà ni ẹ̀nà ṣe ìbádà là nẹ́bí mo ní ọlọ́run wọ́lá àfẹ́ tí mo ní sáà nẹ́bí ìyẹn correct wọ́lá ìfẹ́ nítorí ìfẹ́ tó nísà nẹ́bí ìbádà lòun wọ́lá nẹ́bí anẹ́bí ń ṣe ìbádà wọ́lá kàábà kàábà ń ṣe ìbádà wọ́lá sọ́rọ̀ méjèèjì sọ́rọ̀ méjèèjì ń ṣe ìbádà wọ́lá nǹkan tẹ̀lú ìró anú ìró ń ṣe ìbádà <laughs> àwọn òun ní ló ń sọ báwọn kí àwọn eh, èèyàn àbáwọn so almuhim tún ní wá ní pé bọ́ọ̀pá ọlọ́n wọ́n láàfẹ́ tí mo Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n lọ́nà pé kul in kuntum tuhibbuna Allah fattabi'uni èyàn sì gbọdọ̀ nífẹ́ Muhammad bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ sallallahu alaihi wasallam sí ọlọ́n wọ́n lá mo sì nífẹ́ rẹ̀ ọlọ́n sì mi látẹ̀dárọ̀ jàlá bìjà ní Muhammad ó tún àbọ̀ kàrí ìbá ọba tó ṣẹ̀ dáwà dákun má gbàgbé wá mọ́dáwà dábù kààtà kò wọ́lá náà bí kò ha subhanallah ẹlànàbí ò lọ́lá ah, ah. àwọn èèyàn fẹ́rẹ̀ red erin ẹ̀yàn tó pè red erin kò mọ́mọ́ sí ẹgbẹ́ kí àfáà yìí sí mọ́mọ́ sí ọgbọ́yé yìí sọ yẹn ìwà mọ́mọ́ ọgbọ́yé ha ha ha ha so mo lè ní ọlọ́run wọ́lá mọ̀wádà mi gbogbo àwọn kí n tẹ́mọ́ kan náà sọ̀lá kí náà ń pè tàwàsánà bíbí ìsìnlá wà bí láàdí rọ́súlélá wa kulli mujahidin lillah min ahalil badri ya Allah òun tó fà alánàbìtọ̀wọ̀ta bó ṣe bọ́ sórí àwọn alùbádìrí gbogbo àwọn alùgbádìí ọya ọlọ́wọ́lá ogun wọn kí ó kàn tí sẹ́mọ̀ ó ti dìbí tó ti máwọn èèyàn lẹ́nu ó ti lágbára lórí ahàn rẹ̀ kódà èyí ń fẹ́ lé ẹlẹ́mì yóò kàn fílẹ̀ kí wo sáàmà bá ti ni pé àwọn èèyàn kí náà pé àwọn tó yẹ káwọn èèyàn rí gbọ́yé àwọn èèyàn rí gbọ́yé nínú ẹ̀sìn subhanahu wa ta'ala so àlàyé lẹ́nu yóò ṣe ah àlàyé ni pé ànábì sallallahu alaihi wasallam bo ó ní bò sí kí ní ká máa fi tọrọ ṣe ìbáyàn nítorí àwọn kan mínú wà tó lọ́lá táàsì lè máa fi tọrọ torí ìsìláàmù tá ń ṣe ṣe ẹ̀sìn pé àbọ̀ ó yẹ ká lè sọ́tọ́ bẹ̀ ní ẹ̀sìn ìsìláàmù àó yẹ ká lè kò yẹ kó rọ́ǹgì sọ́pọ̀ sí gùnbẹ̀ àwọn sí ìnàwó tí yóò fi sú ni sẹ́fẹ́ káwọn lè pa kí ló wà ń bẹ́ àṣẹ́bí yóò tó fi ní ládá sí ni ànẹ́bì ní ẹni ọwọ́ lé kọ́ lọ jòkó tálórẹ ẹ́ títà tí mọ́rù bá mú àwọn èèyàn báhùn àwọn tí mọ́rù máa wánú mọ́rù olù ṣe pé àní ó fẹ́ gbàwẹ̀ ok mo fẹ́ gbàwẹ̀ ẹgbọ́ ẹdúó ṣe kí n dúó tí bá wá dúó sínú nítorí pé mo tún ẹbì sí lọ́run ṣe ó wá rọ́ǹgì ni ah, dó tó mẹ́sí ṣe jù ànábì lọ tó mọ́ ṣe jù àwọn sàhábà lọ sáwọn ṣe bẹ́ ẹ ló gbà tó wá ṣe bẹ́ẹ̀ kọ́ wà lè ní ṣe àwọn náà lo fóònù ẹlú ìmọ̀ ṣe kàmẹ́ pé alájẹ́ ẹ̀kẹ́ ma ní ṣùgbù ní ìbéèrè ìgbájú ló béèrè rí náà ṣe fóònù jọmọ́ ṣe ìbádà ní fóònù ìbádà ní fóònù ẹlòmí yìí tí ma fi ń gba sáànù yóò ní ẹbá bèèrè lọ́wọ́ ọmọ oní sálàfíù sánàbí lò fóònù yóò àti ti agadá báyìí àìmọ̀kan ló ń sọ yẹn náà àìmọ̀kan òdó pọ́nbélé wọ̀lọ́rọ̀ tó pé ọmọ tó ẹ̀sẹ̀ wá wọ́lẹ̀ ìdádí awọ́lì ti dáyí nílé kí ó gidi kò lè sọ ń gbóṣọ yẹn àyìn tó ẹ̀sẹ̀ wọ́lẹ̀ kí ó gidi o tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lè kí ó lè ní o yóò túnmọ̀ pé ókè alásùfilẹ̀ ibadat al-ibaha ọ̀rọ̀ lọ́má ọ̀rọ̀ tí ìbá ti kí ń ṣe ẹ̀sìn ìpìlẹ̀ ń bí ti ẹ̀ ní wípé a lè ṣe bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ kẹ́nìkan ní pé ẹ̀rí wo ló ní ká máa jẹ indomie àbí búrẹ́dì àtẹyin <laughs> ẹ fún mi lẹ́rìí shawarma a ní ìbéèrè tó ń béèrè ìbéèrè òdó ló ń béèrè yìí náà kí nìdí àwọn nǹkan tá fi sin lọ́wọ́ bá mọ́ gbọ́ fíkì on the cake tó wà lábẹ́ tí ó wà ń bẹ́ ni in tá fi sin lọ́wọ́ bá sórí in tí Ọlọ́run sáyé pọ̀ in tọ́lọ́run fẹ́ jẹ́ ká ṣe kéré in tó pọ̀ tó wọ millions àti kẹ́bíá bí 10 péré tí fẹ́jẹ́ ṣe mọ́tàlá èwo ló kéré jù èyí tọ́lọ́run fẹ́ ká ṣe àbí nínú àwọn àwọ̀rọ̀mọ́ nínú àwọn àdáàtì Ọlọ́run wá líìsì àwọn tí ò fẹ́ ànábì wá sọ nínú súnnà so ibá yà bí nínú rẹ̀ àwọn ló harama zina ó ní ẹsẹ nìká ó ibá yà bí ìsúwẹ́ ní pé so tọ́nà bá fẹ́ máa dákọ̀ àwọn nǹkan tó fẹ́ jẹ́ tó pà ní síbù tó jẹ́ mọ̀ bá Kùránì ó jẹ́ mùjàládá kò ní gbogbo olú lọ́rin bẹ́ẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ nínú ìjáàzù wa balaghatul fakis ala

ẹ̀dọ́ ah, ẹfún lẹ́rí palẹ̀ mú ice cream ìkìlẹ̀ ẹ̀rí ò ló <laughs> wọ́n àgbì mú in bèèrè ẹ̀rí fún nǹkan báwọn ó ní pé ẹfún lẹ́rí tó ní ká má mú ẹ̀rí tó ní ká má jẹ ẹ wá wo ìbádà sẹ́rí ìbádà ti pọ̀ gan àmẹ́lẹ̀ ìtọ́lọ̀ fẹ́ kiri ọlọ́run wá dákò èyí tó fẹ́ yẹn tọ́lọ̀ bá ní fẹ́ ní kó má dákò àwọn nǹkan tí ẹ gbọ́dọ̀ ṣe mọ́lúdí ẹ gbọ́dọ̀ ṣe kìníkan ẹ gbọ́dọ̀ ṣe ogúnlé láti kọ́dìrì àjọyọ̀ mọ́ká ẹ̀rùsí àjọyọ̀ mọ́ká ìdàkùn mọ́rọ̀ṣẹ̀ ìbádàdó tún sàjọyọ̀ àwọn èèyàn fẹ́rẹ̀ eré so ẹ̀kìníkan kìníkan tọ́lọ̀bá fẹ́ máa dákọ̀ rẹ̀ kùránù jẹ́ mujalladat kẹfì kẹbí ẹ̀rọ kẹfì ẹ̀rọ jídẹ̀ àlẹ́sẹ̀ kẹdálí ìwọlọ́lọ́wà dákọ̀ àkọlù ewolókéré ìntọ́lọ̀ ń fẹ́ sọ́rí àwọn tí mo fẹ́ ní ẹ gbọ́dọ̀ ṣe kọjá rẹ̀

ìwọ lọ́gbàjọ́sìn rẹ̀ sẹ́gbẹ̀dá yẹmọ sọ ní kí ló kọ́ ẹlòmí gan pásítọ̀ mi ó sáájú rẹ̀ yóò wà jẹ́ náà <laughs> pásítọ̀ tó kún pásítọ̀ yóò sì lọ wà jẹ́ náà afá mi ó sì mọ wọ́ná nínú fíìmù orúkọ ẹ̀mìnà ẹlẹ́bọ́ sí wà jẹ́ náà ìwọ́n tẹ̀lé lẹ́nà àlìjẹ́nà àfáàsì wọlé ó yé báyìí àmì so alìmọ̀hìmì iṣẹ́ ó ti yé báyìí so tẹ́lì kọba bèèrè foolish question ó ti mọ́tò fìdánú pé ẹ̀ríwò ló ní pé fúnmilẹ́rì tó là lè ṣe sọ̀látù ìfàátì fúnmilẹ́rì tó là lè kí ìrun súbì ní méjìlá ah, ẹ̀ẹ́sì wá kí súbì méjìlá ẹ̀ ó sì wá ṣe sọ̀látù ìfàátì tó yàtí pé à ẹwà o ẹjàjọ sẹ́tù rẹ̀ báyìí <laughs> ó ti dógún nù ẹjà sẹ́tù rẹ̀ ìtúwẹ́ pé mo gbà pà lè kí ìrun súbì ní méjìlá mélòó láti méjì kí nìyí èyí tó pé méjìlá nẹ́bì ní káàkì so ó ti padà gbà pé ànẹ́bì ló gbùrọ̀ fún wa ní ẹ̀sìn àtíbò láṣẹ́sẹ́ kí ló ibò náà tí ànẹ́bì tó aláàkílẹ̀ sí kò wá rántí mú sọ̀látì fàtíwá kò rántí mú mọ́lúdì wá kò rántí mú tẹ̀sùbá wá kò rántí mú àjọyọ̀ mọ́kà wá kò rántí mú Laylatul Qadri night wá nàhárùlù kọ́dí kò tún nàhárùlù kọ́dí wọ́n tán sí lọ́sàn Laylatul Qadri ọ̀sán ẹlákùn léílà mọ̀ tún nípa Laylatul Qadri léílà òru òkè àbí léílà wà nínú àwọn àdìláàdì ni

ya dalilu láàrin lọ́wọ́ ya kíníkà láàrin lọ́wọ́ ṣe kùránì lẹ́ǹká só lè mọ́ ká biology bẹ́ẹ̀ ó sì bẹ̀rọ lọ́wọ́ ẹlòmí tó bá ti gbọ́ tó bá fẹ́ ka yàásí yàásí tó bá ti gbọ́ báyìí ó lè yàsí sí sánú ẹgbẹ́kùn ṣe ó lè ka accounting textbook accounting textbook kò lè ka bí ẹlòmí ibi iṣẹ́ tẹ́lòmí wa ìwé tí ò ju láì kẹlẹ́fẹ́ tó kó tó lè ka tán yóò mógò ní báyọ́ ṣe that is okay kí náà kọ síbí òun ò lẹ́yọ kọ̀kan tó bá tí wá di kòránì wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìtẹ́bìrú mẹ́lá yẹ̀sálùkún wọ́n sì ń gbówó mẹ́ yàṣẹ́ tó ń sàfàmà yẹn ó wà ń bẹ́ ìpé ọlọ́ọ̀ni ẹ̀tẹ̀lẹ́ àwọn tó sì pé wọ́n gbówó lọ́wọ́ yín wọ́n sì gbówó lọ́wọ́ àwọn èèyàn ọgbọ́n tọ́lọ́n sọ ní ọlọ́run ní ẹ má tààyà mi lówó kékeré ẹ tà lówó tó pọ̀ ẹ wo ìsìdìláàdì nítorí ọlọ́run bá usulu tafsir ló ní wọ́n ké usulu fiqh ló ké tó fi bóòlù sí ń tú kiri wọn wala tashtaru bi ayati thamanan qalilan ay kullu thamanin ishtaraita bihi kalam Allah wa huwa thamanun kọlíl samanun bakhsh tí tí tọ́lọ̀ ń sọ kò 20 million owó yẹpẹrẹ náà ni ọwá ní pé ọlọ́run ẹgbú bó ṣe tọ́lọ̀ ń sọ ó sì change mọ́lọ̀ lọ́wọ́ pé ọlọ́run ni a mọ́ gbó kéèkéé ká mọ́ gba 2020 lọ́wọ́ yín ọlọ́run ni a mọ́ gba 20,000 lọ́wọ́ yín ni ìkan <laughs> ni oos pipe ni kún ó ní ọlọ́ni ó fẹ́ ní hudmin amwalihim sadaqatan ó ní ọlọ́ni ẹja gbà ẹgbà lọ́wọ́ àwọn olówó kí n ṣe kí ni kẹjàgbà lọ́wọ́ ti ẹ́nà ó ní oh. zakama nifa Oni ní ọlọ́run ò ní a má ṣe zìnà ó ní wà látẹ́kọ̀ bú zìnà lọ́lọ́run sọ ọlọ́run ò ní a má kí ni ọlọ́run advice wa ni ọlọ́run wá di advice náà advice ní kiri <laughs> wọ́n ti sọ̀dájọ́ rẹ̀ wọ́n ni ìsàtàbù <laughs> ọlọ́run advice kò ní a má ṣe zìnà olùkọ́lá bó ṣe wáyé ohun òlélọ́wọ̀n ìṣe àfáàní sọ̀rọ̀ ọ̀bá ìníta gbangba àyíwá rẹ̀ o ń jọ síta ìsìnà fáwọn ìlú pé ẹ̀rẹ̀ ó bọ́ aláǹsí kí ni láǹsí sí tó bá ṣe ní kò ṣe Islam ọwá jọ sítáyè rẹ̀ níta fáwọn èèyàn débi fáwọn yóò wà pé kọ̀ lọ fà ìwọ tó yẹ kó máa sunkúnnù kọ̀rọ̀ yàrá pé mo sì ń tẹ àṣẹ ọlọ́wọ̀ ọba lójúmọ́lẹ̀ tó yẹ kó mọ́ wá bó ṣe tú bó ṣe fi sìnà rẹ̀ ọwá tún ṣe yẹ̀yẹ́ wọ́n sáà pé tí ó fẹ́ wú ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ k'an tẹ̀láka alákòó sára